Please listen carefully to this prayer deliverance message. Ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ sí ìwàásù àdúrà àti ìfisílẹ̀ yìí. Killing the butchers. Ipa àwọn alápatà. Of the dark market. Ti ọjà òkùnkùn. Killing the butchers. Ipa àwọn alápatà. Of the dark market. Ọjà òkùnkùn. For the past three months fún oṣù mẹ́ta báyìí i have been trying to explain to you the mechanism the dynamics of this strange market. mo ti ń gbìyànjú láti ṣàlàyé fún fún yín bá àti bó ti rí ọjà òkùnkùn yìí. but when time to leave, the dimension of it here today. ṣùgbọ́n lóòrọ̀ yà fẹ́ wọ ìpele tó tún yàtọ̀ nínú rẹ̀. which is going to span about forty years of experience. tí yóò jẹ́ àkójọpọ̀ ìrírí ogójì ọdún. going into some of my notes. Nígbà tí mo ṣe àyẹ̀wò lára àwọn àkọsílẹ̀ mi. Not the thing that people told me. Kì í ṣe àwọn nǹkan táwọn èèyàn sọ fún mi o. But the thing that I saw. Bí kò ṣe àwọn tí mo rí. With my eyes. Pẹ̀lú ojú ara mi. Of what is going on. Lóò tó ń ṣẹlẹ̀. But meanwhile. Ṣùgbọ́n. Let's lay a small foundation. Ṣé ká fi ìpìlẹ̀ kékeré kan lélẹ̀? So that you know where we're going today. Ṣẹba lè mọ ibi tá à ń dorí kọ lónìí. In Genesis chapter two verse seven. Genesis orí kejì ẹsẹ̀ ìkeje. Genesis 2 7. Genesis orí kejì ẹsẹ̀ ìkeje. Ask this to say. Okay. And the Lord God. Olúwa Ọlọ́run. Formed man. to fi. Out of the dust of the ground. Erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn. And breathed into his nostrils. Ó sì mí ẹ̀mí yìí. The breath of life sí ihò imú rẹ̀. A man became a living soul. Ènìyàn sì di alààyè ọkàn. Genesis two seven tells us about the origin of man. Genesis orí kejì ẹsẹ̀ ìṣèjì sọ orírun ènìyàn fún wa. And the first father called Adam. Ọkùnrin àkọ́kọ́ Ádámù lórúkọ rẹ̀. Meaning earthy. Ẹni ilẹ̀. Red earth of the ground. Ilẹ̀ pupa ti ayé. Meaning taken out from the red earth ó túmọ̀ sí pé a mú jáde láti inú iyẹ̀pẹ̀ pupa. So man was formed out of the ground. A dá ènìyàn láti inú erùpẹ̀. Animals were formed from the dust of the ground. Láti inú erùpẹ̀ náà la dá àwọn ẹranko. Plants were formed from the dust of the ground. A dá àwọn ohun ọ̀gbìn láti inú erùpẹ̀. This is why you discover that all the elements found in the body of man can be found in the dust of the ground. Ìdí nìyẹn tẹ́ fi rí pé gbogbo nǹkan tá a lè rí nínú àgbára ènìyàn ó ń bẹ nínú àwọn erùpẹ̀ ilẹ̀ náà. so no matter what name you call yourself. orúkọ yòówù tó bá wá wù ọ́ máa fún ẹ. no matter how big or how small you are. bó ti wù kó tóbi àbí kó kéré tó. no matter the degree you have gotten. àìná ni àwọn ìkẹ́kọ̀ọ́ gboyè tó ti ṣe. no matter the talent you have. àti gbogbo talent yòówù tó lè ní. a degree has gone for. àṣẹ kan ti jáde dust thou art. erùpẹ̀ ni ìwọ. and unto the dust thou shalt return. ìwọ yóò sì padà. Man is up. Erùpẹ̀ The wrinkles on our faces show that we are dust. Àwọn onímọ̀jọ ojú wa ohun tó ń sọ ni pé erùpẹ̀ ni wa. The dryness of our feet shows that we are dust àwọ̀ àwọ̀ ara wa tó gbẹrẹ fúrúfúrú ó ń fi wọ̀n pé eru pẹ̀lú wa. when the extreme part of your body begin to get cold at old age it shows that you are done. nígbà tí àwọn ibi kan ní ara rẹ bá bẹ̀rẹ̀ sí tutù nígbà tó o ti dàgbà ó ń fi wọ̀n pé eru pẹ̀lú ọ. when the blood vessels are becoming hard it shows that you are done. nígbà tí àwọn iṣan tó ń gbé ẹ̀jẹ̀ kiri nínú ara bá bẹ̀rẹ̀ sí le ó túmọ̀ sí pé eru pẹ̀lú ọ. so man is done. erùpẹ̀ ni ènìyàn. now comes the very curious Genesis chapter three verse fourteen. Genesis orí ìṣẹ̀ta ẹsẹ̀ ìkẹrìnlá tó jọni lójú ìwádìí. This is deep and clear. Eléyìí jẹ́ ohun tó jọni lójú ó sì jẹ́. And many people may not understand it. O lè máa yí ọ̀pọ̀lọpọ̀ èdè. Genesis three fourteen. Genesis orí ìṣẹ̀ta ẹsẹ̀ ìkẹrìnlá. And the Lord God said unto the serpent. Olùwọ̀lọ́run ti wí fún ejò náà pé. This message was to the serpent. Nítorí Ọlọ́run rán iṣẹ́ yìí sí o. Because thou hast done this. Nítorí tí ìwọ ti ṣe èyí. That accounts above all cattle. Àbí ìwọ kú nínú gbogbo ẹran. And above every beast of the field. Àti nínú gbogbo ẹranko ìgbẹ́. Upon thy belly shall thou go. Inú rẹ ni ìwọ máa fi wọ́. And dust. Erùpẹ̀ ilẹ̀. Dust. Erùpẹ̀ ilẹ̀. Dust erùpẹ̀ ilẹ̀. Shalt thou eat. Ni ìwọ máa jẹ. All the days of thy life. Ní ọjọ́ ayé rẹ gbogbo. Dust. Erùpẹ̀ ilẹ̀. Shall the serpent be eaten? Ní ejò yóò máa jẹ. All the days. Ní ọjọ́ ayé rẹ̀. Of his life. Gbogbo. But you and I know. Ṣùgbọ́n kí lẹ́ tèmi lámọ̀? That flakes do not feed on sand. Pé àwọn ejò wọ́n fi ń jẹ iyẹ̀pẹ̀. So it's saying more than that to us. Ohun tí ibẹ̀ yẹn ń sọ ju ọ̀rọ̀ iyẹ̀pẹ̀ nìkan lọ. It's telling us. Ó sọ fún wa pé. That the devil feeds on dust erùpẹ̀ ni èṣù ń jẹ. the serpent food was to be the dog. erùpẹ̀ ló yẹ kó jẹ́ oúnjẹ ejò. man was declared to be of the dog. As sì sọ pé erùpẹ̀ ni ènìyàn. and to that dog will return. àti pé yóò padà di erùpẹ̀. and if a man that is operating outside the will of God becomes the serpent food. Èyí túmọ̀ sí pé ènìyàn tó ń ṣe lòdì sí ìṣe Ọlọ́run yóò di oúnjẹ fún ejò. When you live your life in the flesh, you become the serpent. Kò ń gbé ìgbé ayé ẹran ara, ó jẹ ẹran lẹ́nu ejò. This is the secret. Àṣírí nìyí of Psalm twenty-seven one and two. Ti orin Dábìdì ìṣẹ̀tàdí ní ọgbọ̀n ẹsẹ̀ ìkíní àti ìkejì. And Isaiah forty-nine twenty-five twenty-six. Àyàfi Àìsáyà orí kọkàndínní àádọ́ta ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n yìí ìkẹrìndínlọ́gbọ̀n is the secret. àṣírí ọ̀hún nìyẹn. in psalm twenty seven. ní orin dáfídì ìkẹtàdínlọ́gbọ̀n. verse one. ẹsẹ̀ ìkíní àti ìkejì. psalm twenty seven. orin dáfídì ìkẹtàdínlọ́gbọ̀n. verse one and two. ẹsẹ̀ ìkíní àti ìkejì. So the Lord is my life and my salvation. Olúwa ni ìmọ́lẹ̀ àti ìgbàlà mi. Whom Tani èmi ó bẹ̀rù. The Lord is the strength of my life. Olúwa agbára ẹ̀mí mi. Of whom shall I be afraid? Àyà tani yóò kò mí. When the wicked. Nígbà tí àwọn ènìyàn búburú. What name did the Bible call them? Kìnìún Bíbélì pé wọ́n o. Wicked. Àwọn ènìyàn búburú. When the wicked. Nígbà tí àwọn ènìyàn búburú. Even my enemies. Àní àwọn ọ̀tá mi. And my foes àti àwọn abínúkù mi. came upon me. tó mọ́ mi. to eat up my flesh. láti jẹ ẹran ara mi. they stumble and fell. wọ́n kọsẹ̀ wọ́n sì ṣubú. they are come to eat up flesh. wọ́n wá láti jẹ ẹran ara. but they stumble. ṣùgbọ́n wọ́n kọsẹ̀ and fell. wọ́n sì ṣubú. meaning that ó túmọ̀ sí pé if they do not stumble and fall that fall the bible is describing her. bí wọn ò bá kọsẹ̀ tí wọ́n sì ṣubú irú èsì nílé ní sọ yìí. they eat up obstacle the way they eat food. wọ́n á jẹ ènìyàn bí ẹni jẹ oúnjẹ. Please understand this very well. I'm praying for somebody here. If there is any power currently eating up your flesh. In the name which is above all names. Jesus Christ. The son of the living God. Ọ̀rọ̀ Ọlọ́run. Receive your deliverance in the name of Jesus. Receive your deliverance. Receive your deliverance. Receive your deliverance. Receive your deliverance. In the name. So there is a fact. Òun bẹ̀rọ̀ kan there are powers that eat up the flesh. Nífẹ̀ àwọn agbára kan ń bẹ tó ń jẹ ẹran ara àti it? ti rí ipa pẹ̀lú ojú mi. I mean, I'm not even begging anybody to believe. Don't believe, don't worry. Má gbàgbọ́, má mi kọ̀. Call all of you to partition. máa pè ní ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ lẹ̀ ìwòsàn yo yóò yóò far far far far away from to they the reality of what is happening in our world. ṣé wọ́n fi ń ṣe awon tí ò lẹ́sẹ̀ àwọn òkodoro tó ń ṣẹlẹ̀ láyé tá a wà ní. in Isaiah forty nine. Isaiah orí kọkàndínní verse twenty five. Àádọ́ta ẹsẹ̀ ìkarùndínní. Isaiah forty nine twenty five. Ọgbọ̀n. But what check the Lord? Isaiah 49:25. For thus said the Lord. Ṣùgbọ́n báyìí ni Olúwa wí. Even the captain of the mighty shall be taken away. A ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára. And the spirit of the terrible shall be delivered. A ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù. I will contend with him that contended with me. Nítorí ẹni tí ó ń bá ọjà ni èmi ó fàájà. And I will save thy children. Èmi ó sì gba àwọn ọmọ rẹ là. Now listen to this. Ẹ wá fèsì sí eléyìí. And I will feed them that oppress you with their own flesh. Àwọn tí ó ní ọ lára ni èmi ó fi ẹran ara wọn bọ́. And they shall be drunken with their own blood. Wọ́n mu ẹ̀jẹ̀ ara wọn ní àmúyó. As with sweet wine. Bí ọtí wáìnì dídùn. And all flesh shall know that I the Lord am thy saviour and thy redeemer the mighty one of Jacob. Òpè ẹran ara yóò sì mọ̀ pé èmi olúwa ni olùgbàlà àti olùràpadà rẹ ẹni alágbára ti Jákọ́bù. So there are powers that drink the blood. Àwọn agbára ń bẹ tó ń mu ẹ̀jẹ̀. The powers that eat the flesh. Àwọn agbára ń bẹ tó ń jẹ ẹran ara. I prophesy upon your life. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ. That may all the powers. Pé kí gbogbo àwọn agbára. are to drink your blood. kí wọ́n rán kó mu ẹ̀jẹ̀ rẹ. and eat your flesh. kí wọ́n sì jẹ ẹran ara rẹ. and to shout amen now. níbo ti ṣe àmì báyìí. may they begin to eat their own flesh and drink their own wọ́n bẹ̀rẹ̀ sí jẹ ẹran ara wọn kí wọ́n sì mu ẹ̀jẹ̀ ara wọn. In the name of Jesus. Ní orúkọ Jésù. Now, wáyé the largest association. Ẹgbẹ́ tó tóbi jùlọ. And the largest place. Àti ibi tó tóbi jùlọ. Where eaters of flesh and drinkers of blood are plenty in number is in this dark market. Tí àwọn jẹranjẹran àti mujẹmujẹ ti pọ̀ níye ní ọjà òkùnkùn yìí. we call them butchers of the dark market. à ń pè wọ́n ní alápàtà ọjà òkùnkùn. they are the ones who populate the hospitals. àwọn ló ń jẹ́ kéré òkú jọjọ́ láwọn ilé ìwòsàn. they are the ones responsible for the gruesome murder. àwọn ló ń ṣokùnfà ikú tí ò dára tí wọ́n fi ń pa àwọn ènìyàn kiri. for a man to take a knife. fún èèyàn láti fi ọ̀bẹ mọ́lẹ̀. on a defenseless woman on the floor lórí obìnrin tó wà nílẹ̀ tí ò láláàbò kan and is pushing the knife through the woman almost two hundred times. ó sì ń fi ọbẹ̀ òun fún obìnrin òun bẹ́ẹ̀ tó ìgbà ìgbà. this is obvious to you that that fellow is possessed. ó yẹ kó ti wọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ ẹ̀mí èṣù wà nù rẹ̀. he is not a normal human being. ìṣe èèyàn lásán. Something has taken over his conscience. Ohun kan ti gbàkóso ẹ̀rí ọkàn rẹ̀. And feared him with hot iron. Ó sì ti di irin gbígbóná jó. And the Queen will bother kò kọminú pa mọ́. from armed robber to coming to a woman's house. fún adigunjalè láti wọlé obìnrin. and so woman bring money. ó sì ní obìnrin owó dà. the man say we don't have. obìnrin òun sì ní àlówó. Ah, There are seven children here. Ọmọ méje ló wà bíi. Their father is dead. Bàbá wọn ti kú so that she doesn't have money to to give anybody that you have to look after the children. Òun And this possessed Amraba said, okay. Adigunjalè ẹlẹ́ni ọ̀hún bá ní kò The reason you don't have money is because you have had too many children. Ìdí tó fi lówó lọ́wọ́ ni kó o ti bímọ jù. Let me help you to reduce them. Ṣé bá ọdún wọn kù? And it's shot five sleeping. Okay yìnbọn fún ọmọ márùn tó sùn. for someone to do that. fún èèyàn kan láti lè ṣe irú ọdẹ yẹn. it's no longer a human being like me and yours. kì í ṣe èèyàn lásán mọ́ bí tèmi ti rẹ. the spirit of the dark market has entered him. ẹni ọjà òkùnkùn ti kó sínú rẹ. the spirit of the butcher. ẹ̀mí aláfàdà. I prophesy upon your life. ọ̀sọ̀tẹ́lẹ̀ sí ayé rẹ. that any power assigned to butcher your life. ṣé agbára kágbára tí wọ́n rán pé kó dún fún ayé rẹ. before we close this meeting. ká tó parí ìpàdé tó shall be buried alive in the name of Jesus. Masikapoli kaya bo sendera bakan. Ribo potenda ni kaya bo Nineteen ninety five. Ní ọdún nineteen ninety five. A woman came obìnrin kan wá. brought the son. ó mú ọmọ rẹ̀ ọkùnrin dání. brilliant star. ọmọ tó mọ̀wé. top class. tó ń gbégbá olókè níbi láti wọn. so he was from first class grade in mathematics. ó mọ ìṣirò púpọ̀ ó yanrantí nínú rẹ̀. for now the man is sick. ṣùgbọ́n nísinsìnyí. this boy was sick. ọmọdékùnrin òun ti ṣàìsàn. And the woman brought this boy. Obìnrin ọba mú dé. Looking weak and tired. Ọmọ òun jọ ẹni tí ó kú sí ìnítọ̀la. He's a man of God. Èmi ọlọ́run. Pray for my son. Ẹ gbàdúrà fún ọmọ mi. I take him all over the place. Mo ti mú káàkiri. I spent this, I spent that, and she spent. Mo ná yẹlé, mo ná lọ. She has spent millions. Ó ti ná owó tó pọ̀ rẹpẹtẹ. Taking him abroad. Ó ti àti mú lọ lóyìnbó. But yet, síbẹ̀síbẹ̀, the boy was sick. Ọ̀rọ̀ òun ò ara ọmọ òun dá. I said, please help me pray. Ó ní ẹjọ́ But as she was speaking to me. I had a clear voice of the Holy Spirit. Mo bá gbọ́ She is the enemy. When she finished speaking. I said, sọ̀rọ̀ tán. Wọ́n ṣe madam. Look at me. Ẹ wo mi rè o. She looked up. Owó mi. What has this boy done to you? Kí lọmọdékùnrin ṣe fún yín? She now open her mouth. Ó wá lanu I said, how? Ó eh. You can see. Àṣé ìwọ rí ọ. So what did she do? Kí ló ń ṣe? Ah, she said, sorry sir. Ah, Alàgbẹ̀ má bínú. Let him go out ẹ kó bọ́ ta ná. the boy to excuse us. bá ní kọ́ ọmọ òun ó ti gáfárà fún wa. she said she belonged to a witchcraft coven. ó ní òun wà lájọ àjẹ́. where every other year people bring their children. lọ́dún méjì méjì àwọn ènìyàn máa mọ́mọ wá. for sacrifice at the altar of the coven. tí wọ́n á fi dájọ́ lórí pẹpẹ ẹgbẹ́ àjẹ́ wọn. everyone in the coven had brought their child. Gbogbo àwọn yòókù nínú àjọ wọn ti mọ́mọ tí wọ́n wá. So he had to bring his own child. Òun náà nílò láti mọ́mọ rẹ̀ wá. And that's the only time she has. Ọ̀kan ṣo yẹn náà ló sì ní. Sẹ́sọ̀tà wà ní Alaba. Although you are seeing him there. Lórí rẹ̀, ó ti ẹ̀jẹ̀ fẹ́ ń wo lórí ìdúró wà eating his liver. A ti jẹ ẹ̀jọ̀ rẹ̀. Hospital scams àwòrán ilé ìwòsàn. Hmm. say there is liver. ó sọ pé ẹ̀dọ̀ wà ń bẹ̀. hospital test. àyẹ̀wò ilé ìwòsàn. everything normal. ó sọ pé nǹkan kan ò ṣe but the sick boy knew that he was sick. ṣùgbọ́n ọmọ tó ń ṣe àìsàn náà pé nǹkan ṣe òun. this is the power of eaters of flesh and drinkers of blood. agbára àwọn jẹranjẹran àti mujẹmujẹ nìyẹn. the drug àwọn egbògi they give to the boy tí wọ́n ń fún ọmọ náà they collect the drug wọ́n á gba egbògi yẹn it doesn't work kò sì lè ṣiṣẹ́ mọ́. I'm praying for somebody there. Mò ń gbàdúrà fún ẹnìkan níbí Any arrow fired into any organ of your body. Ọ̀pọ̀ kọ́pà tí wọ́n ta sí ẹ̀yà kan. Whether you know or you don't know. Bóyá o mọ̀ àbó o mọ̀. I should shout this seven fold amen. Ibo ti ṣe àmì méjì. I command the arrow to go back to the center. Ìbàdàn lọ́wọ́ ọ̀gbẹ́ta. Fire Sọ́bùtà! Yes! then. See what is happening now? Yes! Ẹ̀rọ tó ń ṣẹlẹ̀ báyìí. Ṣé ẹ̀jú kú? Ignorance, àìmọ̀kan is a very bad spiritual disease. saw tó burú jáì gbà ní nípa tèmi. says God's people perish because of lack of knowledge. Ìbéèrè wípé àwọn ènìyàn Ọlọ́run ń ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. Medical science is very useful and very good. Ìmọ̀ ìṣègùn sáyẹ́ǹsì ó dára ó sì wúlò púpọ̀. But it has serious limitations. Ṣùgbọ́n àwọn àléébù rẹ̀ pọ̀ rẹpẹtẹ. It can only heal the physical but cannot heal the spiritual nǹkan tára ló lè wòsàn kò lè wo tẹ̀mí náà. there is no microscope or x-ray machine that can detect demon. kò sí ẹ̀rọ tàbí irinṣẹ́ òyìnbó kankan tó lè ṣàwárí ẹ̀mí èṣù. just like there is no injection to cure fornication. gẹ́gẹ́ bí òṣèṣẹ́ abẹ́rẹ́ kan tó lè gbọ́ àgbèrè ṣíṣe. a man is a spirit. Ẹ̀mí ni ènìyàn. is living in a body. Ó ń gbé nínú àgọ́ ara. He has a soul. Ó sì ní ọkàn. It is therefore a serious matter. Nítorí náà ọ̀rọ̀ tó lé ní o when some powers decide to eat that body up which is the container housing your spirit. nígbà tí àwọn agbára kan bá pinnu láti jẹ ẹran ara tó jẹ́ agolo tí ẹ̀mí rẹ̀ wà nù rẹ̀. it is very clear from scripture ọ̀rọ̀ gbangba gbangba láti ilé ìwé mímọ́. Evil spirit can inhabit any part of the body. Pé àwọn ẹ̀mí ibikíbi tó bá wù wọ́n nínú ẹ̀yà ara ni wọ́n lè máa gbé. In in thirteen you see that woman bend double. Nínú ìrere Luke kẹtàlá ẹ̀rí obìnrin kan tó tẹ̀ bá When the spiritual representative of an organ had been eaten up. Nígbà tí wọ́n bá ti jẹ ẹ̀yà ara kan nípa tẹ̀mí. The organ is present but the function is gone. Ẹ̀yà ara yẹn wà ń bẹ̀ nítòótọ́ ṣùgbọ́n ojúṣe rẹ̀ kò lè ṣe é ṣe lọ. All medical tests will not give any result. Gbogbo àyẹ̀wò ilé ìwòsàn ò ní rí nǹkan gidi mú bọ̀. This is a very very serious matter. Ọ̀rọ̀ tó le lọ̀rọ̀ yìí. A fellow had a dream. Ọkùnrin kan ó lálàá in that dream lójú àlá náà he vomited Obi. and as he vomited what sì ti bì he vomited the rat ó eku and he found that the rat too ó wá rí eku vomited a part of his own intestine eku wá pọ̀ lára ìfun ọkùnrin yẹn before the rat disappeared. kí eku ọ̀hún tó pòórá. before we say Jesus is Lord. àti òun fẹ́ Jésù lóluwa. they have said he has big ulcer. wọ́n ní ó ní ọgbẹ́ inú. which they had to cut they had to operate to cut iṣẹ́ tẹ̀sán. wọ́n láti ṣe iṣẹ́ abẹ tí wọ́n dé ìfún rẹ̀ this is a very serious matter. ọ̀rọ̀ tó le ni o. butchers in the dark market. àwọn alápàtà ọjà òkùnkùn. have destroyed so many lives. wọ́n ti ba ilé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn jẹ́. they have various category of knives they use for people. wọ́n ní oríṣiríṣi ọ̀bẹ tí wọ́n ń lò fún àwọn ènìyàn. nineteen eighty nineteen, nineteen ninety yes. lọ́dún nineteen ninety. brought a woman for prayer. wọ́n mú obìnrin kan wá fún àdúrà. the sister was she's been pregnant for three years. wọ́n ní oyún ọdún mẹ́ta ló wà ń kún rẹ̀ yóò bí. we started praying. ẹnì rẹ̀ àdúrà for her. fún she announced her womb. ó ta òróró sí ilé ọmọ rẹ̀. the first thing that I noticed that day. ohun àkọ́kọ́ tí mo kíyèsí lọ́jọ́ náà. smoke was coming out. ni pé èéfín ń jáde. then she fell into labour ó bá bẹ̀rẹ̀ sí rọbí. they rushed her quickly to the hospital. wọ́n gbé e dìgbàdìgbà lọ ilé ìwòsàn. when she got to the hospital. nígbà tó dé ilé ìwòsàn. and they said push wọ́n ní gbé gbé the first thing she pushed out ohun àkọ́kọ́ tó tì jáde of a nylon bag. ó jẹ́ àpò ọ̀rá dúdú. later lẹ́yìn yẹn a ball followed. ọmọdékùnrin wa jáde. question. ìbéèrè bẹ̀ ni pé who put the nylon bag in inside. ta ní bàpò ọ̀rá sínú rẹ̀. what kind of wickedness is this. nínú ìwà ìkàwọ́ lélẹ́yìí. for the glory of God. fún ògo ọlọ́run. When I went for crusade in Canada not too long ago, I still saw that boy. Ìgbà tí mo lọ ṣe ìtọ́jú ní orílẹ̀-èdè Canada láìpẹ́ yìí, mo rí ọmọdékùnrin yẹn bẹ̀. But that boy will, his destiny will have been killed. Ṣùgbọ́n wọ́n á ti pa àyànmọ́ orí ọmọ bẹ́ẹ̀. I want to pray one prayer now. Mo fẹ́ gba àdúrà kan báyìí. While every man must lay their hands on their head. Gbogbo ọkùnrin gbọ́dọ̀ gbé ọwọ́ Everybody, everybody, lay your hands on your head. Gbogbo wa pátápátá as we shout amen to this prayer. Father, if there is anything. Bàbá That the enemies are hidden in the body of anyone. Any token of darkness. Àmì tàbí Plantation of the spirit of God. Plantation that causes infirmity. Irúgbìn tó ń fa àmódi. Plantation that is designed to kill a person. Irúgbìn tí wọ́n fi sílẹ̀. Màpáta níta níbo sẹ̀tẹ́ndẹ̀ka. Láńsí ẹwẹ́dọ̀ síta. Ibi tí àwọn nǹkan náà wà. Ìjọ nẹ́ẹ̀mú ti sábà fọ́ọ̀lẹ̀. Jesus Christ, Jesus Christ. Jésù Kristi. Sọ́nà bíi Nígbà. Ọmọ Come on, man! Yes. Bẹ́ẹ̀ni. Take that head, take that head. Take that head. Pàṣẹ kàtẹ́ndà yàbọ̀ ṣẹ́ndẹ̀ rábà. Amen. Amen. Silence. All eyes closed. Gbogbo Why some surgeries are taking place? Bí àwọn ṣe abẹ kan ṣe The prayer we pray now drove the angels into our midst àdúrà tá a gbà ní sísè ó fa àwọn áńgẹ́lì sọ̀kalẹ̀ sáàrin wa. and they started to remove things. wọ́n sì ti bẹ̀rẹ̀ sí yọ àwọn nǹkan. let me wait for that to be completed. ó dúró kí iṣẹ́ yẹn parí. the arrow of mental disturbance. Ó fa ìdààmú nínú ọpọlọ. The fibroid in the womb. Ìjú tó ń bẹ ọmọ. The deposit of darkness in the heart. Ìrúgbìn òkùnkùn tó ń bẹ nínú ọkàn. The arrows of paralysis. Ọ̀pá ìrọ̀nilápárọ̀nilẹ́sẹ̀. See what is happening now. Wo ohun tó ń ṣẹlẹ̀ báyìí. The focus of darkness. Àwọn àfipamọ́ òkùnkùn. It's been taken out. Wọ́n yọ ọjà The plantation of the spirit of man. Irúgbìn ọkọ̀ ọ̀run. It's coming out. Ó jáde. angels are still working. Àwọn angẹ́lì náà yìí ń ṣiṣẹ́ wọn. Yes. Yes. then, then The concoction you drank. Agbóhùn tó mú. That has not transformed. Tó ti wá padà dà. The serpent moving about your body. Bí ejò tó ń wọ́ kiri. Fire is burning the serpent. Oúnjẹ ejò náà. The serpent is coming out. Ìjọ ejò ń jáde. The deposit of darkness. Inside the breast. Nínú ọmú. Inside the womb. Nínú ilé ọmọ. Inside the heart. Nínú ọkàn. Fire! Iná. Turning them to ashes. Òṣìṣẹ́ wọn dé orí. Jesus. Jésù. Yes. want to lose your temper seriously. Mo fẹ́ kó o bínú gidigidi àti pray this prayer before you sit down. Níbo ti gbàdúrà ìkó o tó I stand to collect my blood in the dream. Kí wọ́n kọ́kọ́ pe ẹ̀jẹ̀ mi lójú àlá. Before I leave this place. Kí n tó kúrò. Nígbà orúkọ Jésù. Jésù. Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Ami ọ̀sìn beloved, ẹ jókòó ara. There are gradual bushes with the dark market. Àwọn alápatà kíkun díẹ̀díẹ̀ wọ́n wà nínú ọjọ́ òkùnkùn. There are instant bitters. Àwọn alápatà lójú ẹsẹ̀ wọ́n wà. This is why this prayer. Ìdí nìyẹn tí àdúrà yìí. Saying lóní. O God arise. Ọlọ́run dìde and put me in your envelope of fire. Kó o sì fi mí sínú àpòwé iná rẹ. O oh God arise. Ọlọ́run dìde. And put me in the envelope of the blood of Jesus. Kò sì fi mí sínú àpò ìwé ẹ̀jẹ̀ Jésù. That's why those powers, those prayers are very powerful prayers. Ìdí nìyẹn tí àdúrà méjì yẹn fi ṣe pàtàkì tó fi lágbára. So that they don't touch you at all. Ò ní fọwọ́ kàn rárá. One of the most strange thing that I've ever seen. Lára àwọn nǹkan tó ṣe àjèjì jùlọ tí mo rí. A mother warned his son. Ìyá ó kìlọ̀ fún ọmọ rẹ̀ ọkùnrin. That son called himself a youth pastor in one church somewhere. Ọmọ yẹn ó pera ẹ̀ ní olùṣọ́àgùtàn àwọn ọ̀dọ́ nínú ìjọ kan báyìí. The mother warned him not to marry a particular girl. Ìyá rẹ̀ sì kìlọ̀ fún pé ọmọbìnrin yìí má fẹ́ o. The special said will marry her. Ọmọ òun ni kó fẹ́. One of the things you, you should disobey me. Ìyá rẹ̀ ni tó bá jà ìgbọ̀rọ̀. You regret. Wá kábàámọ̀ rẹ̀ o. I won't regret anything. Olórí ní kábàámọ̀ kankan. But most people just make bold statements like that without follow up prayer. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kàn máa ń sọ irú àwọn ọ̀rọ̀ ìgboyà bẹ́ẹ̀ ni wọ́n ní àdúrà àtìlẹ́yìn tó yẹ kí wọ́n gbà sí fake confidence. Àwọn ìgbẹ́kẹ̀lé awúrúju But he went ahead and married the girl. Ó tẹ̀síwájú ó fẹ́ ọmọbìnrin yẹn. And immediately after marrying the girl, trouble started. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì fẹ́ ọmọbìnrin yẹn wàhálà wá dé. He was completely impotent. Kò wá lè ṣe mọ́. Right from day one. Látọjọ́ kìíní. Impotent. Ló di ẹ̀sìn inú òwe. One year. Ọdún kìíní. Two years. Ọdún kejì. Three years. Ọdún kẹta. Four years. Ọdún kẹrin. At the fourth year. Nígbà tó di ọdún kẹrin the girl said sorry ọmọbìnrin àwọn wípé mábìnrin o ìṣòlà ìṣòlà tó ń darí you have a problem. ó yẹ kó o ti sọ fún mi pé o lè ṣe. so I want to I'm I don't I'm not interested in this marriage anymore. wo fẹ́ ọkọ mọ́. I said, but I'm looking after you. I bought a car. Ó oh, ní mò ń bójú tó ẹgbẹ̀rún tí àìlá ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún. Take your car back. I'm leaving lọ. that's okay. Uh, before you before you leave. ó jẹ́ kó kẹ̀ tó lọ. let's go and see Dr. Olukoya. ṣé ká jọ lọ rí dókítà Olukoya? Ah, how you see you are not a member of the church. ah ìyàwó mi báwo lè ṣe máa rí wọn wò ṣáà ṣọmọ ọjọ́ wọn. God will help you. ó ọlọ́run àánú mi lọ́wọ́ eventually somebody brought them. ẹnìkan bá mú wọn wá. we started praying. a bẹ̀rẹ̀ àdúrà. and after prayer. lẹ́yìn àdúrà. Ẹwà yóò àtúndà kọ̀ sí. Lójú ẹjẹ́ bèèrè ló ọ̀rọ̀ mi lọ. Mo ní mo mọ̀dí tí mo fi ń bèèrè o. Because people don't hand it over. Nítorí bẹ́ẹ̀ bá fà á lé e lọ́wọ́. And you allow us to start praying. Tẹ̀sí jẹ́ ká bẹ̀rẹ̀ àdúrà. You have seven days to live. Ọjọ́ méje ló kù fẹ́ máa fi gbáyé o. Ah. rárá o. Said, but I told her not to marry somebody and she married the person so we took away Wọ́n sọ fún máa fẹ́ ọmọbìnrin, òun sì lọ fẹ́ ìtorí ẹ̀ ti gba nǹkan ọmọkùnrin rẹ̀. I said, who took it away? Ó ní ta nígbà kúrò. Said the junior sister. Ó ní àbúrò rẹ̀ obìnrin. I instructed her to do it. Èmi mo pa á láṣẹ fún yẹn pé kó ṣe iṣẹ́ yẹn. We belong to the same coven. Àjọ kan náà lájọ wà. Where is the junior sister? Ibo làbúrò rẹ̀ wà so olówó àlékò yìí. ask her ẹ sọ fún pé kó wá. now unto came. ìyẹn náà dé. I said if you don't believe is reproductive organ. Mo ní tí o bá fi nǹkan ọmọkùnrin rẹ̀ lẹ̀. You die seven days. Láàárín ọjọ́ méje ló kù. Sísà. O ní alàgbà. Let me go and bring it. Ẹ jẹ́ kí n lọ mú wá. Amen. Àmín. This is the mystery and the strange thing. Àdìsú àti nǹkan àjèjì náà rèé. He actually came back with it ó máa padà pẹ̀lú rẹ̀ was a male organ but the the meeting was about six fresh blood on it. nǹkan ọmọkùnrin ni àdìsú àìbẹ̀ ni pé ẹ̀jẹ̀ yìí wà lára rẹ̀. she brought one ọmọ kan wá but that was still one under the man. ṣùgbọ́n ẹyọ kan yìí wà lára ọmọkùnrin yẹn o. so they took the original away. wọ́n gba ojúlówó and put this sick. wọ́n á fi awúrúju sílẹ̀ fún. can you close your eyes. lọ́wọ́ di ojú rẹ̀ and shout this louder than anyone around you. Òṣìṣẹ́ lóhùn rárá ju gbogbo ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Make sure your voice is the loudest there. Rí i dájú pé ohùn rẹ ló lọ sókè jùlọ bí. Agbára. I find to put down my body. Bí láti kú ara mi. Jẹ́. In the name of Jesus. Orúkọ Don't do this up already. Jíjó rẹ̀ dáadáa, òun kan ṣẹlẹ̀ rárá. Let your voice be louder. Let your voice be louder. Because something is going on. Let your voice be louder. Let your voice be louder. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. That some people say, àwọn kan bẹ̀ níbí. That even one pastor among them. Olùṣàgùtàn kan tiẹ̀ wà lára wọn. You are going to stretch out your right hand to me. Ẹ nà ọwọ́ ọ̀tún yín sọ́dọ̀ mi. At the altar. Níbi Right now. Torí lọ́wọ́lọ́wọ́ báyìí. You have been feeling lifeless, lifeless. Ó ń ṣe yín bí ẹni pé kò sí èmi nínú yín. Lifeless. Pé kò sí ẹ̀mí nínú yín. For days. Fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ báyìí. For weeks. Fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀. For months. Fún ọ̀pọ̀lọpọ̀ oṣù. That lifelessness. Àìní èmi nínú yìí. Is an activity. Iṣẹ́ ni of the butchers of the dark market. Something has been taken away from you. That thing is about to come back. Òun náà fẹ́ padà báyìí. Stretch your right hand towards this one. Ọwọ́ let the power of resurrection. And the power of recovery. Àti agbára Fall upon these hand in the name of Jesus. As you use this hand now, you shall recover everything that you have lost. In the name of Jesus. I'm going to count one to seven. Ó kà é dé ìkeje. It is your chest it is slap. Àyà rẹ kò gbá o. Do it without mercy. Kò gbá aláìsàánú. So that you can recover what has been taken away. Kò bá lè gba ohun tí jí lọ padà. Get yourself ready. Múra sílẹ̀. With that hand I was prayed upon now. Pẹ̀lú owó tó rà gbàdúrà sí yìí. One. Èmi. Two. Èjì. Three. Ẹ̀dá four, five, six, seven. Bẹ́ẹ̀ni, life is back. Ẹ̀mí ti padà. Life is back. Ẹ̀mí ti padà. Thank you, Jesus. Ìṣe Jésù. And you prayed it with boiling anger. Dá àdúrà yìí pẹ̀lú ìbínú tó rú. Say power. Agbára of the rag. Sàtíjà. Power. Agbára of nakedness. Ìhòòhò. Can you stand those two things with interest? Ẹ̀sìn kèrèjèjì pẹ̀lú ìkórìíra. Your voice is not loud enough. Òrùn yìí ò lọ sókè tó Whether you understand it or not, shout it louder. Yeah! In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Ayọ̀sẹ̀ Bìlàdà, ẹ jókòó ara. The butchers, àwọn alápatà, they have various knives. Wọ́n ní oríṣiríṣi ọbẹ̀. Leprosy. Ẹ̀tẹ̀. Blind. Ìfọ́jú. Deafness. Ìdìtí. Poverty. Ìṣẹ́. Dumbness. Àìlésọ̀rọ̀. Madness. Ìsìnwé. Paralysis. Ìrọ̀lápàlọ́ lẹ́sẹ̀. Bad odor. Òórùn. Drunkenness. Ìmutípara. Laziness ìmẹ́lẹ́ restlessness àìbalẹ̀ ara forgetfulness ìgbàgbé nǹkan impotence àìlè ṣe stomach trouble ìdààmú ikùn womb trouble ìdààmú ilé ọmọ various kind of skin rashes oríṣiríṣi àìsàn ní àgọ́ ara and sicknesses that are not yet on earth àti àwọn àìsàn tí ò tíì sí láyé when it is the turn of witches in the family tó bá ti san àkókò òwò tí a jẹ́ nínú ẹbí to offer their family members for consumption. láti fa ẹbí rẹ̀ kan kalẹ̀ láti dájọ́. they do so no matter how nice you've been to them. bó ti wù kó nítọ̀hún dáa sí wọn tó wọ́n fò nítọ̀hún dájọ́ yẹn náà ni. you will be the one paying their fees they will see sacrifice. ó lè jẹ́ni náà ló ń san owó iléèwé yóò fi dájọ́. Maybe the one feeding them the food sacrifice. Yóò ṣe wọn ló ń bọ́ wọn yóò fi onítọ̀ dájọ́ náà. No wonder. Àbájọ. The Bible says in Exodus twenty-two eighteen. Ìbíbélì fi sọ nínú ìwé Ẹ́kísódù oríkejìléní ogún ẹsẹ̀ ìkejìdínlógún. To suffer not a week to live. Ẹ má ṣe jẹ́ kí àjẹ́ kó wà láàyè. That is that power that that which is using. Èyí ni pé agbára tí àjẹ́ òun lò. Ẹ pa. Don't let them leave. Imagine who allow you? There are organs stored in the spiritual realm. Àwọn ẹni tí wọ́n ń kó ẹ̀yà ara pamọ́ sí wà nínú ẹ̀mí. Once an organ has been taken there. Nígbà tí wọ́n bá ti mú ẹ̀yà ara ènìyàn lọ́bẹ̀. Only the blood of Jesus can buy them back. Ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan ló lè rà á padà. Now these good child in the dark market. Àwọn alápatà ní ọjọ́ òkùnkùn wọ̀nyí. We see so many of them surrender their life to Jesus. Púpọ̀ nínú wọn la ti rí tí wọ́n fayé wọn fún Jésù and they come to us telling us terrible things they've done. Wọ́n sì sọ wá wọ́n sọ àwọn nǹkan tó burú jáì táwọn ti ṣe. It is a tragedy. Ìjàmbá ni. When a butcher in the dark market. Nígbà tí alápatà ọjà òkùnkùn. has killed a believer. Tó ti pa onígbàgbọ́ eating up the flesh mess up the believer. ó jẹ ẹran ara rẹ̀ wọ́n ti bà tó onígbàgbọ́ náà jẹ́. kill so many people. wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. and then lẹ́yìn náà they surrendered their lives to Jesus. wọ́n abayé wọn fún Jésù. they are now born again. wọ́n ti wá dàtúbí. they have left all those things. wọ́n ti fi gbogbo nǹkan wọn yẹn sílẹ̀. but some life. ìfẹ́ àwọn ayé àwọn kan. have been wasted. wọ́n ti fi ṣòfò. this is the principle behind the prayers of mountain of fire ìlànà tó wà lẹ́yìn àwọn àdúrà orí òkè náà nìyẹn o. the principle is loud and clear. ìlànà yẹn ó yè kóró. Stop them before they stop you. Dá dúró kí wọn tó dá dúró. If you do not stop them, they will stop you. Bí wọn ò bá dá wọn dúró, àwọn á dá ẹ dúró. And when they stop you, they will surrender their life to Jesus. Wọ́n bá wá dá wọn dúró tó kàn àbáyé wọn fún Jésù. And when they surrender their life to Jesus. Wọ́n bá lè fàyè wọn fún Jésù. The mystery of our faith. Àdìsú ìgbàgbọ́ wa. That the Lord will accept. Ètò Olúwa yóò tẹ́wọ́ gbà wọ́n. But who they want to finish, they have already finished. Ṣùgbọ́n ẹni tí wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́, wọ́n ti ba tiẹ̀ jẹ́ náà. These butchers, àwọn alábàtà yìí, they will have an image. Wọ́n á mọ èrè. And this what I'm telling you now. Ohun tí mò sọ fún yìí. Happens everywhere in the world. Jákèjádò gbogbo àgbáyé ló ti máa ń ṣẹlẹ̀ As you go from country to country, there are different kinds of it. Bẹ̀tí ń lọ láti orílẹ̀-èdè sí orílẹ̀-èdè oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi ń ṣe o. Whether it's America, whether it's Canada, United Canada, they their own version of what I want to describe. Ohun tí mo fẹ́ ṣàlàyé rẹ̀ yìí, wọ́n ní bá ṣe ń ṣe tí wọ́n. They carve an image. Wọ́n á ṣe èrè ènìyàn. According to the strength of the person. Gẹ́gẹ́ bí Bóríkọ̀ ọ̀hún ṣe rí. That image. Èrè ọ̀hún. Can be used to cause barrenness. Wọ́n lè lò láti sọ́ dàgbọ̀n paralysis. wọ́n lè fi sọ onítọ̀hún darọ. render a person useless. wọ́n lè sọ̀yàn di ìdàkúdà to get a person fascinated to go and love the person he should not love. Wọ́n lè fi mú ènìyàn lọ máa nífẹ̀ẹ́ tí ò yẹ kó fẹ́. They, they put hatred on the person. Wọ́n lè fi ìkórìíra sí ara ẹni náà. To cause late marriage for the person. Wọ́n lè mú kórìíra òun má tètè lọ́kọ àbí They cast the image. Wọ́n gbẹ́ ère. They put the person's name on it. Wọ́n fi orúkọ onítàn sáré ère ọ̀hún. Sometimes cloth. Nígbà mìíràn aṣọ taken away from the person. Tí wọ́n ṣe láti ara onítọ̀hún. Is attached to that doll. Wọ́n á lẹ̀ èrè ọ̀hún they invite bad spirits into that image. Wọ́n á pe àwọn ẹ̀mí búburú sínú ère yẹn and that person will be in trouble at night. Onítọ̀hún tó bá wá dòrí yóò wọ bìlísì. If they put fire on that image. Bí wọ́n bá koná mọ́ ère yẹn. The person will be having internal heat. Ooru àti inú wa yóò máa dé bá onítọ̀hún. Na running temperature you don't know where it's coming from. Ara rẹ̀ yóò máa gbóná kò ní mọ tó ń ṣeun. If they put ground pepper on that image. Wọ́n bá fi ata ata lílọ̀ tí wọ́n fi pa ère náà lára. The person suffers the influence of pepper. Eh, àtàwọn Such people cannot be freed until the fire of God destroys destroy that image where it Irú àwọn ẹni bẹ́ẹ̀ ò lè bọ́ àfi tí iná Ọlọ́run bá pa èrè yẹn run níbi tí wọ́n ti ń lò. This is sometimes used to win the love of beautiful girls. Nígbà mìíràn wọ́n máa ń lorú nǹkan báyìí láti fa ojú àwọn ọmọbìnrin tó bá rẹwà mọ́ra. You just find them attaching themselves of somebody. Ẹ̀gbọ́n ni pé wọ́n ti tora ọkọ̀ mẹ́rin kan ní. <laughs> Hello, hello, young lady, young lady. Ìwọ ọjọ́ ọmọbìnrin, ìwọ ọjọ́ ọmọbìnrin. This man you are following is smoking marijuana. Ọ̀gbẹ́ni tí òun kiri yóò máa mú gbó. this person drinks. ẹni yìí mu tí o. drinks to stupor. yóò mu tí láre àmúre sí dọ́tà. àṣefẹ́. a lè gbé. I understand that but I love you. ó yé mi ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀. love. ìfẹ́. is gone. ó ti lọ. they put a sharp object. wọ́n ti nǹkan tó mú ṣómúṣómú sharp iron into the heart of that female. the person will be having trouble with their heart. All these things don't work on you if the fire of God is around you. Gbogbo àwọn eléyìí ò ní lè ràn ọ́ tí iná Ọlọ́run bá yí ọ And you have received the baptism of the Holy Ghost and with fire. O sì ti gba ìbá títí ẹ̀mí mímọ́ pẹ̀lú iná. And you are living the kind of life God wants you to live. O sì ń gbé irú ìgbé ayé tí Ọlọ́run fẹ́ kó o gbé. Such images are also used to kill people. Irú èrè bẹ́ẹ̀ wọ́n fi ń pààyàn. If they put that image in a coffin. Wọ́n bá fi èrè yẹn sínú kójú. That's it. Ó parí yẹn. They carry this uh, image to the burial ground. Wọ́n gbé èrè yẹn lọ sí ìṣẹ́kù. That's it. Ó parí. If they invoke the angel of death wọ́n bá pẹ́ áńgẹ́lì ikú ọ̀dàfínì sórí èrè yẹn it will come in a dark cloud. yóò wá bí ìkúkú dúdú. and try to suffocate the person at night. ó sì gbìyànjú láti gba èémí lẹ́nu onígbà olóògùn. only the power in the blood of Jesus. agbára ti ń bẹ ẹ̀jẹ̀ Jésù nìkan. can set such people free. yóò lè da irú ẹni bẹ́ẹ̀ ní ìdè. the ears of some people have been eaten at the market. wọ́n ti jẹ etí ẹlòmíràn the ear on the head. Irun orí ẹlòmíràn wọ́n ti jẹ́ ní ọjọ́ So they pull it off. Wọ́n wá pàtó. Some What is Wọ́n ti jẹ́ ìfún ẹlòmíì. It's a big ulcer wound. Àwa ní egbò ọgbẹ́ inú ńlá. Others will be very hungry but their intestine will not accept the food. Ẹlòmíràn ebi á máa fá gan ṣùgbọ́n ìfun rẹ̀ ò ní A brainy student suddenly becomes poor academically. ọmọ tó ń mọ̀wé dáadáa tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wájú olódo. people's bladders are manipulated not to hold urine. wọ́n ti jí ilé ẹ̀tọ́ ẹlòmíràn àbí wọ́n ti ṣàyídáyídá rẹ̀ kó má lè gba ìtọ́dúró. academic people can explain all these things away. àwọn ọ̀jọ̀gbọ́n ti ìwé wọ́n lè ṣàlàyé rẹ̀ lóríṣiríṣi èdè. the punishment sometimes. nígbà mìíràn ìjìyà ni. that such people face. tí àwọn ènìyàn ń dojú kọ. make them to commit suicide ó lè jẹ́ kó gbẹ̀lẹ̀ ara wọn. Because that's what they want them to do. Nítorí ohun tí wọ́n fẹ́ kán ṣe náà nìyẹn tẹ́lẹ̀. All these things are plaguing men. Gbogbo nǹkan wọ̀nyí ló ń dààmú àwọn ènìyàn. They are from the butchers of the dark market. Ọ̀dọ̀ àwọn alápatà ọjà òkùnkùn ló ti ń wá. This is a very serious situation. Ọ̀rọ̀ tó lé ní ọ̀rọ̀ yìí And they have caused too many troubles. Wọ́n sì ti fa wàhálà tó pọ̀ lápọ̀jù. They oppress. Wọ́n máa nini lára the torment. Wọ́n á dá ènìyàn lóró. The harass. Wọ́n ń fòró ènìyàn. They drink blood. Wọ́n mọ ẹ̀jẹ̀. They cause weaknesses. Wọ́n fa àìlágbára. And they cause trouble for people. wọ́n sì máa ń fa ìdààmú fún àwọn ènìyàn. butchers in the dark market. àwọn alápatà ọjà òkùnkùn. I want to stop talking about this now. ìfẹ́ dẹ́kun ọ̀rọ̀ sísọ nípa ilé ìbáyìí. but talking does not remove anything. nítorí ọ̀rọ̀ sísọ yọ nǹkan kúrò. I am also just explaining to you the warfare. àlàyé ogun tá a fẹ́ jà ni mo kàn ń ṣe. what you need now is to pass. òǹkà nílò lásìkò yìí ti kájà gùn. pass. ogun. Close your eyes where you are. Títù rẹ níbi tó wà ní. I want you to sing this song three times. Ìgbà mẹ́ta kò fẹ́ kó kọrin. Let your voice be the loudest here. Jẹ́ kí ohùn rẹ lọ sókè pátápátá níbí. Let your voice be the loudest here. Jẹ́ kí ohùn rẹ lọ sókè pátápátá níbí. Before you now follow up with the prayer I'm going to ask you to pray. Kò tó wá tì lẹ́yìn pẹ̀lú àdúrà tí mo fẹ́ ní gbogbo yìí. Let your voice be the loudest here. Jẹ́ kí ohùn rẹ lọ sókè pátápátá. Who can battle with the Lord? Who can battle with the Lord? Who can battle with the Lord? I say nobody. Who can battle with the Lord? Who can battle with the Lord? Who can battle with the Lord? I say nobody. Battle with the Lord, who can battle with the Lord? I say nobody. Amen. Abi, are you ready now? Yes, you get all that Amen. Amen. It's three times I want you to sing. Ìgbà mẹ́ta ni mo fẹ́ kẹ́ kọ́. Three times. Ìgbà mẹ́ta. When I say go, you start. Ìgbà ló yá ẹ bẹ̀rẹ̀. Let's go! Who can battle with the Lord? Who can battle with the Lord? Who can battle with the Lord? I say nobody. Who can battle with the Lord? Who can battle with the Lord? Who can battle with the Lord? I say nobody. Now lift up your voice like fire and like thunder. Wàá gbé ohùn rẹ sókè bí iná àti àrá. Spiritual butchers. Ẹ̀yin alápàtà tẹ̀mí. Of my father's house. Ilé bàbá mi. Spiritual butchers. Of my mother's house. What are you waiting for? Can I hear you shouting this one? Ìgbèrè In the name of Jesus. Ní Thank you, Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la Sit down a little bit, beloved. Ẹ jókòó díẹ̀. Ara. Today. Lónìí. Number one. Àkọ́kọ́. You need to become a friend of God. Ó nílò láti di ọ̀rẹ́ Ọlọ́run. By surrendering your life to Jesus. Nípa fífi ayé rẹ fún Jésù. That is not negotiable. Eléyìí kò sáwúyẹwúyẹ nípa rẹ̀. Ìkejì. You need to realize. Ó láti mọ̀. That there is a spirit world. Pé ìpele ayé tẹ̀mí wà. Many of us do not see. Tí púpọ̀ wa ò rí. Three. Ìkẹta. You need to know. O nílò láti mọ̀. That you have the greatest weapon on earth to set yourself free. Pé ohun ìjà tó lágbára jùlọ láyé láti jára rẹ gbà láti dára rẹ nídè ó wà lọ́wọ́ rẹ. And four. Ìkẹrin. You need to follow instructions and unleash your weapon on the enemy right now. O ní láti tẹ̀lé ìlànà kó o sì tú ohun ìjà ìparun sórí ọ̀tá báyìí. But if you are here now, ìwọ́n tó bá wà and you are not born again, So o sì di àtúndí, you have not surrendered your life to oh, Jesus, o sì fi ayé rẹ fún Jésù, do so very quickly now. Yeah, yeah, yeah, ṣe bẹ́ẹ̀ oh. Right there where you are. Níbi tó wà yẹn. Just get up from your seat and find a way to the altar here. Ìṣèlú for kò but bọ̀ you prepare This altar at the front or any of the two altars at the back. Ẹ̀ka tó wà wájú àbí ìrìn tó bá wù ọ́ náà pẹpẹ méjì tó wà lọ́wọ́ ẹ̀yìn. So that you can be part of the blessings of today. Kò bá lè rí gbà nínú àwọn ìbùkún tòní. The pastor, I want to surrender my life to you. Jesus. Mo pé olùgbàgùtàn mo fẹ́ bá yé mi fún Jésù. I want to be free from the boot out of darkness. Mo fẹ́ bọ́ lọ́wọ́ àwọn alápàtà òkùnkùn. Just get on your get up from your feet. Ìṣe lórí ìjókòó. And run quickly to the altar here. Ṣé o máa dùbọ̀ níwájú pẹpẹ? Or any of the two altars at the back. Tó wà wájú àbí èyí bá wù ọ́ náà pẹpẹ méjì tó wà lọ́wọ́ yìí. Jesus is waiting for you here. Jésù dúró de ọ. Thank you, Jesus. Ìṣeun Jésù. Hurry up, hurry up, hurry up. Ẹ̀yà ara kan fọ́ o. The software the authors. Ẹ̀yin tẹ́ wà wájú pẹ́pẹ́. I congratulate you. Mo fi kú oríire. Taking the most important decision in life. Orí ìpinnu tó ṣe pàtàkì jùlọ láyé lẹ́jẹ̀ yìí. Just bow down your head. Ẹ tẹ́rí ba yín sísìn. And say what I'm going to say after. Ẹ wá wí tẹ̀lé mi. So father. Bàbá. In the name of Jesus. Ní orúkọ Jésù. I come before you now. Mo tọ̀ yín wá nísinsìnyí. Lord Jesus. Jésù Olúwa. Come into my life. Ẹ wọnú ayé mi wá. Take control of my life. Ẹ gba àkóso ayé As from today. Láti òní yìí lọ. I say bye bye to the devil. Òṣè ó ti gbóṣe. I enter into the kingdom of life. Wọ inú ìjọba ìmọ́lẹ̀. In Jesus name. Ní orúkọ Jésù. Amen. Àmín. I'm going to pray with you now. Ó gbàdúrà fún ọ báyìí. Father, let your hand be upon these your children. Bàbá ẹ jẹ́ kí ọwọ́ yóò pàdé àwọn ọmọ yín wọ̀nyí. Today that have surrendered their life to Jesus. No tí You fàyè wọn fún Jésù. Keep them standing by your power. Ẹ̀sìn wọn ló ní ìfàgbára Lay your hands upon their destiny. Ẹ̀dá ọwọ́ yín lé Write their names in the book of life. Ẹ kọ orúkọ wọn sínú Jesus name we pray. Right there where you are. Iṣẹ́ wa ni. The counselors will discuss with you. Olùgbaninímọ̀ràn yóò bá yín sọ̀rọ̀. And teach you what to do next. Wọ́n sì kọ̀ yín The rest of us let's bow down on our Bàbá àhẹ́sọ̀nà fit. Àwọn àyókù ẹ jẹ́ ká tẹ́rí wá bá níbi tá a And tell the Lord. Láti máa wí fún Olúwa kú. Anything that will keep any butcher in place. Ẹ̀jẹ̀kẹsẹ̀ tí yóò mú kí alápàtà kankan dúró tiri. Father forgive me now. Abẹ́ dárí rẹ̀ jì báyìí. Talk to the Lord now. Báwo ló wà sọ̀rọ̀ Let's rise up please. Ẹ jẹ́ ká dìde dúró ara. There are several prayers to pray. Àdúrà pọ̀ àwọn gbà. And we don't have time for them. A ò sì ní àkókò tó pọ̀. So immediately you hear me. Tòun náà ní kété tó o bá ti gbọ́ mi. Start praying. Bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Don't wait. Má strike when the iron is hot. Lérin nígbà tó gbóná jọjọ. There is no room to negotiate with the enemy today. Kò sí àyè fún ìdúnadúrà pẹ̀lú ọ̀tá lónìí. Can you say this loud and clear? Wí báyìí lóhùn rárá. Every prison. Gbogbo túbú. Fashioned against me in the land of the living. Tí wọ́n ṣe lòdì sí mi ní ilẹ̀ alàyè. And the dead àti tòkú. Every prison. Gbogbo ṣubú. Fashion against me the land of the living and the dead. Bí wọ́n ṣe lòdì sí mi ní ilẹ̀ alàyè àti tàwọn òkú. Now you say it again loud and clear. Wọ́n ṣe rẹ̀ lóò rárá. Scatter! Ẹ̀túká! In the name of Jesus. Lórúkọ Jésù. Somebody preaching to scatter. Pàṣẹ In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Satanic follow follow power. Agbára atẹ̀lé ni kiri búburú. Just be behind me. Ṣé ilé yìí ni? Can you shout that Ìbẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ sí. In the name of Jesus. Things are started to happen now. Àwọn nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí. Jesus name we pray. Lórúkọ Jésù la My glory. Ogo mi. Hear the word of the Lord. Bọ́ọ̀rọ̀ Olúwa. Jump out of every common cage. Bẹ́ẹ̀ jáde kúrò nínú àgọ́ àjọ My glory. Ogo mi. Hear the word of the Lord. Bọ́ọ̀rọ̀ Olúwa. Jump out of every common cage. In the name of Jesus. Jump out of every kọ́ fún Jesus name we pray. I want you to lose your temper in the spirit as you pray this next one. Inú gidigidi nínú ẹ̀mí Insulting God in my life. What are you waiting for? Ilé in the name of Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Every altar. Every altar. Gbogbo pẹpẹ. Slowing down my speed. Ó ń fa ìrìn àjò mi sẹ́yìn. Kápẹ́! In the name of Jesus. Ní orúkọ Jésù. The altar flowing down my seed. Pẹ̀pẹ̀ tó In Jesus' name we pray. Lórúkọ Jésù Let that be silent. You the spirit of convulsion. Ìwé ẹ̀mí gírì. The spirit of epilepsy. Ẹ̀mí warapa. You the spirit of mental disturbance. Ìwọ ẹ̀mí ìdààmú nínú ọpọlọ. The spirit of impotency. Ìwọ ẹ̀mí àìléṣe. The spirit of get and lose. Ìwọ ẹ̀mí àmúbọ́. Get and lose. Ẹ̀mí àmúbọ́. Get and lose. Àmúbọ́. Right there where you are. Ibi tó wà ni. That place is not your habitation. Ibi tó wà yẹn kì í ṣe ibùdó rẹ̀. You've made a great mistake. O ṣe àṣìṣe ńlá ni o. Get out now in the name of Jesus. Get out, get out, get out, get out, get out, get out now. In the name of Jesus. Every wicked, sponsored infirmity. I bind you and I cast you out in the name of Jesus. Stretch your right hand towards this altar now. Father, let this hands of us stretch toward here. Become the hands of fire and power. The hands of glory and might. The hands of deliverance and strength. The hands that will disgrace every plantation of darkness. The hands that will disgrace the eaters of flesh and eaters of blood. In the name of Jesus get yourself seriously ready. Ẹ wá Anywhere that is infirmity your body. Fight it aggressively. Báyìí Twenty-one fold. Nígbà mọ́kànlélógún. Shouting. Oṣù of darkness. Alápàtà òfófó. Die. of darkness. Alápàtà Are you ready? Let's go! Bí ìjọ, bí ìjọ, dáadáa. check your body now. Begin to do what you could not do before you got there. Ohun tó o lè ṣe kó o tó dé ìbẹ̀rẹ̀ sí Those who have been feeling lifeless. Àwọn tó ti ń dàbí pé kò sí ẹ̀mí nínú wọn. Life has returned to you. Ẹ̀mí ti padà sọ́dọ̀ yín báyìí. So run quickly to the altar here. Kíákíá ẹ máa dìbò wájú. Don't let the devil put the problem back. Ẹ máa jẹ pé jíjá ìṣòro yẹn padà. Check your body very well. Ẹ àgọ́ ara yín wò dáadáa. Do what you could not do before you got there. Oṣù ẹ̀ ò ṣe kẹ́ tó débí. Once the Lord has healed you. Don't let the devil put the problem back. Run very, very quickly to this altar. Jesus is waiting for you here. See what has happened to that woman. Woman checked the lump in the breast. It has gone back to the sender. That person over there who cannot breathe properly. Begin to breathe vigorously up and down. That person that you cannot use your legs well. Begin to run down on that leg now. The power of God is coming upon you. Just. You that person been drying up without even any sickness. Ìwọ tó o ti ń gbẹ láìṣe kó o ṣàìsàn. The fire of God is coming upon your body. Ìtàn Ọlọ́run ń bàlẹ́ ara rẹ. That sister dey be manipulating your menstruation. Wà arábìnrin tí wọ́n ti ń ṣe àyíká ìjà The fire of God is coming upon you now. Ìtàn Ọlọ́run ń ọba yìí. Thank you Jesus. O Jésù. Thank you Jesus. O ṣeun Jésù. Check your body very well. Yẹ àgọ́ ara rẹ wọ dáadáa. And run quickly to the altar here. o sì máa dùbọ̀ ní kíákíá síwájú pẹpẹ. Thank you Jesus. O Jésù. Please. Ẹ jọ̀wọ́ this prayer àdúrà yìí is to be prayed three hot times. ìgbà mẹ́ta tó gbóná jọjọ ńláńlá ti gbà á. three very hot times. ìgbà mẹ́ta tó gbóná gidigidi please ẹ jọ̀wọ́. as we pray this prayer. láti gbàdúrà yìí. some will begin to feel serious relief in their life. àwọn kan yóò bẹ̀rẹ̀ sí kíyèsí òmìnira ńlá nínú ayé wọn. Say this after me the way I'm going to shout my own. Bí mo bá ṣe wí, ní kẹ́ ẹ wí ẹ rẹ̀ lóhùn rárá. Be my glory. Bí ògo mi is tied to any dead person. Bá sopọ̀ mọ́ ẹnikẹ́ni tó ti kú. I collect it back. Ó gbà padà. If my glory. Bí ògo mi. Is tied to any dead person. Bá a so I collect it back. In the name of Jesus. that they will pray. Open your mouth and pray the second time. Jesus, Jesus, Jesus, Jesus. Jesus' name we pray. With burning anger pray the third time. Collect it back. Bàbáda. Enough is enough. Today today. In Jesus' flaming flame. Lórúkọ Jésù la gbàdúrà. Say thank you Jesus. Ṣé Jésù ṣeun? The next three prayers. Àdúrà mẹ́ta tó kù yìí. Have two hundred and fifty testimonies attached to each one. Ìjẹ́rìí igba àti àádọ́ta ló so pọ̀ mọ́kàn fún wọn. It is therefore dangerous not to pray very well. Nítorí náà ohun tó léwu ni tó bá gbà dáadáa. Any power! Agbára dágbára. Determined to make me cry. Tó ti pinnu pé òun ó pa mí lẹ́kùn. Jẹ́! In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth, open your mouth, open your mouth. name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Wonderful. Ohun ìyanu. Wonderful. Ohun ìyanu. The power. Agbára. Monitoring me with witchcraft birds. Tó ń fẹ́ yé àjẹ́tọ̀ pépè mi kiri. Can you say it again? Ẹ kí ló lọ lẹ́ẹ̀kan sí. You are wasting your time. Ẹ̀fọ́ gbogbo oníṣòwò. Yéé! Ilé ní bá jì. Lórúkọ Jésù. Jesus' name we pray. The power. Defending my testimony. In the name of Jesus. Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Silence now. Ìdàkẹ́ rọ́rọ́ wà báyìí. Silence now. Ìdàkẹ́ rọ́rọ́ wà báyìí. Father. Bàbá. Anyone here? Ẹni kẹ́ni tó wà ní. That the demon of your family name. Tí ẹ̀mí èṣù orúkọ ìdílé yìí. Is trying to make you repeat the history of failure of that family. Ó ń gbìyànjú láti jẹ́ kó o ṣe àṣìṣe tàbí ìkùnà ìdílé yẹn. Silence beloved. Kí ìdákẹ́rọ́ wà rá. Father, whatever such people are. Bàbá níbi tẹ́ni náà bá wà. Let there be a separation. Kí ìpínyà wáyé. Between the person and the family and the people. Láàárín onítọ̀hún àti ẹ̀mí èmèrè náà. In the name of Jesus. Orúkọ Jésù. The power of almost there. Agbára ó fẹ́rẹ̀ débẹ̀. The power of failure at the edge of success. Agbára ìkùnà ní góńgó àlàjá. The power of nailed success syndrome. Agbára ó fẹ́ẹ́ ṣe àṣeyọrí ṣùgbọ́n kò ṣe àṣeyọrí. Attached to anybody here. Tó so pọ̀ mẹ́nikẹ́ni níyì. I separate you from this person. Mo sọ ní yàrá rẹ̀ onítọ̀. Mo sọ pé mo sọ ní yàrá. Mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé mo sọ pé. In the name of Jesus. Thank you, Jesus. Thank you Jesus. Thank you, Jesus. Thank you Jesus. Thank you, Jesus. Thank you Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. out your prayer letters now. Ẹ jọ̀wọ́ ẹ mú àdúrà yín jáde ní. Bring your prayer request out now. Ẹ ẹ̀bẹ̀ àdúrà yín jáde ní. And remain standing. Ṣé ẹ dìde dúró? Father, we thank you for this prayer letter. Bàbá àdúpẹ́ lọ yín lẹ́tà àdúrà wọ̀nyí. You are the God that answered by fire. Ẹ̀yin Ọlọ́run tó ń dáhùn pẹ̀lú iná. Answer by fire in the name of Jesus. Ẹ pẹ̀lú iná lórúkọ Jésù. Answer by fire in the name of Jesus. Answer by fire in the name of Jesus. Let everything written in this prayer letter become testimonies in the name of Jesus. And you shall testify. Ẹ ó sì ṣèjẹ́rìí. In Jesus' name we pray. Put the prayer letter away now. And let your amen be the loudest here as I pray. Ẹ̀wà Just as this service is going to an end now. A fresh consignment of the angels of God have released here. Wọ́n jẹ́ sọ̀kalẹ̀ sí. And they have all kinds of things in their hands. Wọ́n sì ní onírúurú ẹ̀bùn lọ́wọ́ wọn. Gifts that I don't want them to go back with. Àwọn ẹ̀bùn tí mi ò fẹ́ kán gbé padà lọ́sọ̀. I want each and every one. Kò fẹ́ kí gbogbo olúkúlùkù. concentrate their attention here now. Kí wọ́n kọjú sí yìí báyìí. Father, we thank you for the power in the blood of Jesus. Bàbá Adúgbò fún agbára tí ń bẹ́ẹ̀ náà Jésù. And we thank you because you are the God of signs and wonders. Adúgbò fún ẹ̀yin ni Ọlọ́run àmì àti àrà. Father, upon every every life that has attended this service. Lórí gbogbo ayé kọ̀ọ̀kan tó ń bẹ nínú ìsìn tòní. Give them a gift from heaven. Ẹ̀fún wọn ní ẹ̀bùn àtọ̀run wá. Receive your own gift. Bá ẹ̀bùn tìrẹ. Receive your own breakthrough. Bá àlàyé àtìrẹ. Receive your own deliverance. Bá ìsúsílẹ̀ tìrẹ. In the name of Jesus. Yorùbá Jésù masikatenda lekaya boshanda ribosepende keya bokoshetela bakatenda rabokanda nakantendera bose sikatendira boshendera ba Father, anyone here Baba, any who has been cheated, anyone here, any Satan. Stretch your two hands forward. Tẹ ọwọ́ rẹ méjèèjì you and be silent. Because the dákẹ́ rọ́rọ́. Why the angels are moving about? Bí àwọn angẹ́lì in ń lọ yíká. Receive your children. Gba àwọn ọmọ rẹ. Receive your success. Gba àṣeyọrí rẹ. Receive your breakthrough. Gba àjà rẹ. Gba ìgbéyàwó rẹ. Silence. Just stretch your hands forward. Ìdàkẹ́ rọ́rọ́ wa ẹ̀sán tẹ́wọ́ yín. What is happening? The angels are going all over the place. Àwọn áńgẹ́lì ń you yíká. Thank you, Jesus. O ṣeun Amen. When you are coming for next month Palmos, Palmos change hands. Ṣẹ̀bá ń bọ̀ ní agbára what Make sure you invite at least one person along. Ẹ rí i dájú pé ẹ pé ó kéré ju ẹnìkan ṣe dání. Because that palm of strangers of April that is coming. Nítorí agbára gbọ́dọ̀ pààrọ̀ ọwọ́ tó ṣu kẹrin. It's titled the great deliverance palm of strangers. Àkórí rẹ̀ ni agbára gbọ́dọ̀ pààrọ̀ ọwọ́ ìtúsílẹ̀ ńlá. So make sure you come. Ẹ rí i dájú pé ó wá. And bring your friends. Make sure also bíi say that to bring your anointing else for yourself. O mú àdúrà dání fúnra rẹ̀. Bring an anointing else for yourself. Òróró àdúrà mo dání fúnra rẹ̀. But you are going to use on yourself. Tó máa lò. And if you are inviting inviting your friends, ask them to bring their own along too. Kò bá ṣe ń pe ọ̀rẹ́ rẹ bọ̀. Ní náà mú òróró rẹ̀ dání. Great deliverance power must change hands. Àpárá gbọ́dọ̀ pàrọwọ́ sí ìtúsílẹ̀ ńlá ní oṣù kẹrin. The Lord blesses you from time. Olúwàbù fún rẹ láti ṣe ó níwá. I make you set a sign upon you. Ṣé ìkójú rẹ̀ mọ́lẹ̀ sí ọlá? I'm the gracious unto you. Yóò ṣàánú fún ọ. You will go from strength to strength. Ó lọ láti ipa dé ipa. And from glory to glory. Láti ògo dé ògo. No weapon formed against it shall prosper. Òṣì ohun ìjà tí wọ́n ṣe lòdì sí ayé. I cover you and your family with the blood of Jesus. Òṣèré àti ìdílé rẹ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Jesus mighty name we pray. Orúkọ ńlá Jésù Kristi. Let us share the great fellowship. Yẹ ká jùmọ̀ ṣe rọ fẹ́. Yes, the Lord Jesus Christ, the love of God, and the free fellowship of the Holy John, goodness and mercy shall follow all the days of my life. We shall dwell forever and ever. Seven Goliath is friend, hallelujah, let's go. Hallelujah, thank you.